We continue in our school on Sunday. How much A máa tẹ̀síwájú ní inú ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ Sunday wa. How to lessons from the University of Dream. Lórí àwọn ẹ̀kọ́ tó ti àwọn fásitì ti àláwá. We have covered quite a huge ground in this spirit ọ̀pọ̀ láti mẹ́nu kàn nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. and you dey good you dey good idea to buy the CD and listen to it all over again and pray the prayer. a sì dára tẹ bá ra sọ́rọ́ náà tí ẹ kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìṣẹ̀sì gba àwọn again I turn to the book of Genesis today Genesis thirty seven. lẹ́ẹ̀kan ṣe jẹ́ ká fara lọ Genesis orí kẹtàdínní I'm reading I'm reading verse nineteen. o sì máa kà láti ẹsẹ̀ kẹsàn Genesis 37. seven nineteen. ìwé Genesis orí kẹtàdínní ogójì ẹsẹ̀ kẹkàndínní ogún thirty-seven nineteen Genesis ìkẹtàdínlógún. and they said one to another. wọ́n sì wí fún ara wọn pé. ooo ooo dreamer come. Allah la ni. bọ̀ wá. Come now therefore. This is wá slay him. Ẹ̀jẹ̀ ti a pa. And cast him to some pit. Ṣé a sì wọ ọsọ sí inú ọ̀kan nínú àwọn ìwé ìwé? Ṣé àwa ó evil beings have devoured him. Ẹranko kúkúrú ni ó pa á And we shall see. Àwa ó sì máa wò. What will become of his dream? Allah, àlá rẹ̀ yóò sì rí. We emphasize. Àtẹnumọ́ that in the universal of Dreams there are two departments. Bẹ́ẹ̀ ni yunifásitì àwọn àlá ẹ̀ka méjì ló wà. The dream you have when you sleep. Àlá tẹ máa ń lá nígbà tẹ bá sùn. Which is a separate agenda entirely. Èyí tó jẹ́ ètò tó yàtọ̀ pátápátá. Then there is a dream that is a picture of your future. Planted into your heart by the Lord. Bákan náà ni àlá kan wà tí a pè ní bí ọjọ́ ọ̀la rẹ̀ ti rí èyí tí Olúwa fúnra rẹ̀ pè sínú ọkàn rẹ̀. That which you are supposed to become. Òun náà tó yẹ kó o jẹ́. We have a name for it called your Joseph dream. A ní orúkọ ta máa ń pè é, òun náà sì ni àlá Joseph rẹ̀. I will cover various grounds on this. Lọ́pọ̀ ọ̀gbà la mẹ́nu kan àwọn nǹkan nípa eléyìí. And we speak about ten lessons from this University of Dreams the last time we looked at this. Ẹ̀kọ́ bíi mẹ́wàá ya ti gbọ́dọ̀ láti inú fásitì àlá nígbà tó kẹ́yìn ta mẹ́nu kan. And now we go forward and see how far the Lord will help us. Nísìnyí, a ó tẹ̀síwájú kàtúwá wo bí Olúwa yóò ti ṣe ràn wá lọ́wọ́ sí lónìí. Lesson number eleven. Ẹ̀kọ́ kọkànlá. In the University of Dreams. Tó ti inú sáfìtì ti àwọn àlágbá. The dreams can help us see the invisible. Òun ni pé àwọn àlá wọ́n lè rọ̀ wá lọ́wọ́ láti rí ohun àìrí. Believe the incredible. Ká gba ohun tí ò ṣe gbàgbọ́ gbọ́ and achieve the impossible. Tí a sì ṣe àṣeyọrí nínú tó dàjẹ́ tó ṣòro. Dream can help you see that which is invisible. Àlàó lè mú ká rí ohun tí ò ṣe é rí. It has not happened yet. Kò tí ì ṣẹlẹ̀. But you are seeing it in the height of your spirit. Ṣùgbọ́n ẹ̀ ń fi ojú èmi ẹ̀sìn rí. You don't have a degree yet. Ẹ ò tí ì ní ìwé ẹ̀rí rọ́wọ́. But you see yourself with a degree. Ṣùgbọ́n ẹ̀rí ayíṣẹ́ ti kẹ́kọ̀ọ́ ẹ̀rí tí wọ́n bá certificate yẹn. Ẹ ò tí ì ní ìwé ẹ̀rí yìí. You see yourself with that certificate. Ṣùgbọ́n ẹ̀rí ayíṣẹ́ ẹ̀ ti gba ìwé ẹ̀rí. You have not even rented a shop yet. But you have seen us touching the eye of the spirit in that supermarket. Síbẹ̀ ayé ní ojú ti ẹ̀mí pé ẹ wà ní inú ilé ìtajà yìí. you to see that invisible thing. So you àlàámú alarm. Can nǹkan tí What they are Believe what human being think is incredible. That is òun náà tí àwọn èèyàn rò pé kò lè. And then they achieve what they think is impossible. Ṣẹ̀sì wá ní àṣeyọrí ní nǹkan tó pè ní àṣejù. There is a verse in scripture, Psalm 84. Ẹsẹ̀ Bíbélì kan wà ní your mouth? Ó ní ya ẹnu rẹ̀ kòrò. And I will What does it mean open wide your mouth? Kí ló túmọ̀ sí màá ní ya ẹnu rẹ kòrò? Open wide your mouth doesn't mean just open your mouth wide. No, no. La ẹnu rẹ kòrò kò mí túmọ̀ sí pé Open wide your mouth that the family is talking about there. Ya ẹnu rẹ kòrò tí onísàmù ń sọ nípa rẹ̀ ní ìlànà. Ask for a big thing. E Ìyẹn ni pé kò béèrè fún òun ńlá. You serve a big God. Ọlọ́run tó tóbi òun. Therefore, don't believe in by asking for something small. Nípa bẹ́ẹ̀ má bùkù nípa pípèrè béèrè fún kékeré. after a big thing. béèrè fún tó kúrin. na others will say ah ah. tí àwọn èèyàn pé ah ah. are you sure you are right. ọ̀rọ̀ dá mi lójú pé ara rẹ̀ balẹ̀ bí. kind of prayer you are praying. irú àdúrà tó ń gbà yìí. this help us to say that. àlá a máa mú àrí àwọn kan báyìí. twelve ìkejìlá lẹ́sùn twelve ẹ̀kọ́ kejìlá discouragement disdayafu and disappointment àti ìjákulẹ̀ are dream robbers. wọ́n jẹ́ adigunjalè tó ń jí àmà discouragement ìdáyàwó and disappointment àti ìdásíkulẹ̀ are dream robbers. wọ́n jẹ́ adigunjalè àmà. meaning you must not allow those two things to penetrate into your system. èyí tó túmọ̀ sí pé o gbọ́dọ̀ fààyè gbà sí àwọn kan méjì kan wọ inú rẹ lọ. discouragement ìdáyàwó is this towards òun follow me. This yìí ìdá I am calling for. This àyà kọrin I am calling for. ìyẹn ni remove calling. mú ìgboyà o mú kọrin ìrìmù. o wá jẹ́ kí ìgboyà ó wọ inú rẹ lọ. upon this upon eléyìí báyìí all those this this this thing. gbogbo àwọn ọmọ eléyìí báyìí eléyìí ìyẹn this kọrin. ìyẹn ni pé eléyìí ó tún ọ dáyà. And more than any other weapon of darkness that the devil uses. Nínú gbogbo àwọn ohun èlò òkùnkùn tí Encouragement is a very powerful tool. Ìdáyàpọ̀ ó Once a man permits discouragement. Nítorí pé ní ṣe ilé ìyàbá ti fààyè gbà tó ní ìdáyàpọ̀ lọ́kọ̀ rẹ̀. Goes down. And once the spirit goes down. Ní kété tó bá ti ní You can't really fight any battle. Listen carefully beloved. Ẹ̀sẹ̀ sí kẹ̀kẹ́ When you walk, a wà lójú ogun. And so if you are in a boxing ring, kò ní ọ̀tẹ̀ bá wà nínú gbàgbé tó ti ń kàn ẹ̀jẹ̀. You may win. Ó ṣeé ṣe kẹ́ borí. It doesn't mean in your process of winning. Kò wá ní ṣe pé nínú ètò tẹ̀sí borí yìí, a few blows will not land on your head. Ó yá pé wọn ò ní kàn án ní àwọn ẹ̀ṣẹ́ bíi mélòó kan lórí rẹ̀. There have been boxing matches ọ̀pọ̀lọpọ̀ ìfigagbága nínú ìwé kíkàn ló wà. even as you are declaring somebody the winner. pé wọ́n ti ń sọ pé èèyàn kan òun ló yege. blows have closed his eyes. ọ̀wọ́n ẹ̀ṣẹ̀ tán ti kàn án ó ti bo ojú rẹ̀ ojú rẹ̀. ibo kùnúmù hadley sí the referee. pàápàá ó nira fún láti rí ẹjọ́ ìpọ̀lùdàjà. ṣé wọ́n ṣùgbọ́n òun ló borí. Bọ̀sọ̀ ọdún yìí wọ̀n. Ó tẹ̀ kó òun ló borí. Wọ́n a few blows. Wọ́n ṣe èsì. Síbẹ̀ ẹ̀ṣẹ́ bíi mélòó kan ó kàn ní ojú. Those blows are the discouragement. Àwọn ẹ̀ṣẹ́ tó kàn ló di àwọn ohun tó ń mú ọkàn ọkùnrin Goliath a man was having a very bad time. ọkùnrin kan àkókò ọgbà ọlọ́dàdà fún un. he cried himself to sleep nígbà tó bá sọkún títí tó fi sùn lọ. when he slept nígbà tó sùn They had a dream. ló bá láàbá he found himself in a huge market. ló bá rí ara rẹ̀ nínú ọjà ńlá kan and he began to move about from stall to stall. ó sì bẹ̀rẹ̀ sí rìn láti ibi ìtajà kan stall to stall. láti ibi ìtajà kan sí ìrọ̀. wọ́n ń sọ cut intervention. nígbà kan ni òsì ìtọ́jú ìtajà kan bá ṣe àkíyèsí Yet it was called the devil's shop. Ni wọ́n pè ní ibi ìtajà èsì. And I went there. Ló bá lọ síbẹ̀. To see what Mr. Devil was selling. Láti wo nǹkan tí èsì ń tà kó sórí igbá. Sickness. Àìsàn. Failure. Ìkùnà. Death it. Who all kinds of things were said. Onírú kan ló kú sórí igbá tó ń tà. Was looking at it. Bẹ́ẹ̀ ló wò wọ́n lẹ́yìn. Was looking at the price tag the devil put on it. Ló ń wo iye owó tí èsì ti sí ara wọn. Now someone owns equipment that looks like second hand. Ó wá rí ohun èlò kan tó dẹ̀ kó ti pẹ́ tó ti dàgbà tó ti pẹ́ lórí igbá. That thing that looks like a second hand tool. Ẹni ẹja ti ṣe ẹ̀kọ́ ti lò lálòkù. Was the most expensive. Òun ló wá wọ́n jù lórí igbá rẹ̀. Àwọn afẹ́jú sì rí looks old. ó ní ilé tí mò ń wò lọ́kàn yìí ó dà yẹn kó ti pẹ́. which is the most expensive thing here. ṣùgbọ́n ló wá wọ́n jù ní ibi báyìí. the shop the person was selling in the devil shop. ẹ̀rẹ́ tó wá ń tajà nínú ilé ìtajà èsì. say yes. ó ní bẹ́ẹ̀ ni. that is spirit of discouragement. Èlé àti ìyẹn òun ni ẹ̀mí ìdáyà. It is our most effective tool against Christians. Òun ni ohun èlò tá à lò tó múná jùlọ láti kó àwọn kìrìsìtẹ́nì That is why you see that it's well used. Nítorí náà ni pé wọ́n ti lò ó dáadáa. Very very expensive. Bẹ́ẹ̀ ó sì wà wọ́n tóbi tóbi. I'm praying for somebody here. Mo gbàdúrà fún ẹnìkan ní ìbàdàn. Every arrow of discouragement. Ṣé gbogbo ọfà tó mú ọ̀pọ̀ dáyà? into your heart. Dọ́ta inú ọkùnrin. To send you backwards. Láti sọ́ọ́ di I command those arrows power to backfire in the name of God. Yes, sir. Amen. Ruwa When discouragement sets in, a man said, gets weak. Ẹ̀mí ènìyàn á di aláìlera. This was going to happen to the psalmist. Eléyìí ló fẹ́ ṣẹlẹ̀ sí onísàmù. But he prayed one prayer point on his own head. Ṣùgbọ́n ó pe kókó àdúrà kan sí orí ara rẹ̀. Say, return to your resting place, oh my soul. Ó ní padà sí ibi ìsinmi rẹ ìwọ ọkàn rẹ. Return to your resting place. Padà sí ibi Go back to that place of rest. Padà sí ibi ìsinmi rẹ. Refuse to be troubled. God, láti ní ìdààmú. These are dreams." problem. eléyìí là ń pè ní àwọn adigunjalè. like we were told this morning you could do things and pain. Bí a ti gbọ́dọ̀ rẹ̀ pé lè ṣe ohunkóhun kẹsì kùnà nídìí it, But it doesn't mean you are saved. Ṣùgbọ́n kò túmọ̀ sí pé ẹ ti it. rẹ̀ ní pátápátá. You need to go back and re-strategize to prepare yourself. Ó túmọ̀ sí pé padà lọ kẹsì tó ètò ọgbọ́n ní ní ṣe láti múra sílẹ̀. Prepare yourself and come back. Kẹsì múra sílẹ̀ láti tó padà lọ síbẹ̀. Your team has lost You match. Àwọn ẹgbẹ́ ẹ̀jọ̀ ń gbá bọ́ọ̀lù wọ́n lè ti pàdánù lọ́jọ́ ìgbàgbọ́. Ìjọba tó ń sọ̀rọ̀ vai de tudo pé kí ló dé ta pàdánù in what area to we improve. Àwọn àgbègbè wo ló yẹ ká ṣe àtúnṣe? What should we do? Kí ló ń tó yẹ ká ṣe? The story is written. A ti kọ ìtàn náà pé about the man who did the light bulb. Nípa ọkùnrin náà tó ṣe ọ̀rọ̀ uh, gúlòbù dání yìí. He did over a thousand experiments. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àyẹ̀wò tó lé ní ẹgbẹ̀rún kan òun ló ṣe. Before you got it to work. Kó tó di kó fẹ̀rẹ̀ sí ṣe. If they had given up at five hundred. Tó bá yẹ kó ti sọ̀rọ̀ six hundred. Nígbà tí wọ́n jẹ́ ẹ̀fẹ́ two hundred, eight hundred, nine hundred, one thousand. Maybe we'll not even have the box today. Oh yeah, But the man talked to him. And the truth to be discouraged. I pray one more time that the arrow of discouragement are trying to trouble your heart must fire in the name of Jesus. Let that table rule like thunder. bàlágà came to pass. Ó sì ṣe. Moses began his ministry at the age of eighty. Nígbà tí Mose pé ọmọ ọgọ́rin ọdún ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. No one is too old. Òṣèré náà tó dàgbà Jésù ìfowádìí Bible says. Ìdí rẹ̀ ní títí bẹ́ẹ̀ ni ṣe sọ pé. In the last day. Èmi ìkẹyìn ọjọ́. I will talk. Èmi ó tú. Out of my soul. Ẹ̀mí mi jáde. Upon all men. Sórí gbogbo ènìyàn. Sọ́ọ̀mù pé àwọn ọmọ yín ọkùnrin àwọn ọmọ yín obìnrin wọ́n máa sọ tẹ́lẹ̀ ọmọ ọ̀dọ́ yín lọ́kùnrin àti lóbìnrin ó tẹ̀ mí mi àwọn náà ó sọ tẹ́lẹ̀ àwọn ọ̀dọ́mọdékùnrin ó rí ìran àwọn arúgbó ó láàlá bẹ́ẹ̀ ó wà nínú ilé kò sí ẹni náà ta yọ kúrò nínú ìlú ẹ má sọ pé mo dàgbà ju ìwé rárá mo ti d dàgbà yìí ò lè sí àwọn nǹkan kan. That thing you are calling two o two o two o. Ohun kan náà fẹ́ pè ní ọ̀sẹ̀yàn dàgbà ládàgbà jù. It's an instrument of your mind. Ohun èlò nípa ti ọkàn rẹ ló jẹ́. And if you continue to confess your own, old, you are old, you are old. Bá bẹ̀rẹ̀ sí sọ tó ń jẹ́ lẹ́nu pé o ti dàgbà jù, o ti dàgbà jù. You will age. Láìpẹ́, o darúgbó. Fourteen. Kẹrìnlá. You are never too young. O kéré jù. To dream. Láti lánàá never too young to dream. Oh, kéré jù láti láàlá. The young men that see this. Àwọn ọ̀dọ́mọdékùnrin wo rí i. Father of my children, Father upon your men, servant of your midwife. Yóò tí ẹ̀ níbi jáde sórí ọmọ ọ̀dọ́ yẹn ọkùnrin àti obìnrin. So no one is too young. Ìrìnà kò jẹ́ tó kéré jù láti di ẹni ńlá. Sixteen. Kàǹdínlógún. Dreamer of dreams àwọn tó ń lá àlá are not generally accepted in the first instance. lọ́pọ̀lọpọ̀ ìgbà ní ìgbà àkọ́kọ́ àwọn èèyàn kì í tẹ́wọ́ gbà wọ́n. they don't normally accept them. àwọn èèyàn kì í tẹ́wọ́ gbà wọ́n. so more than anything they are antagonized. ló kó wọn lọ àwọn èèyàn máa takò wọn. they try to fight them. wọ́n máa tìyọ láti bá wọn jà. they try to pull them down. wọ́n máa tìyọ láti fà wọ́n lulẹ̀. they try to say no no no no wàá gbìyànjú láti sọ pé rárá. you wanna suffer don this in family. gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí o lè ṣe. you can do o lè ṣe. they try to pull you down they use all kinds of methods. oríṣiríṣi àwọn ọ̀nà ni wọ́n gbà to pull you down. Láti fà ọ́ lulẹ̀. You see, say no, no, no. Ìwọ fún ara rẹ̀ ló wá sọ pé rárá. You cannot pull me down. Ẹ ò lè fà mí lulẹ̀ when I left the University of Lagos. Nígbà tí mo fi agbègbè fásitì ìlú Èkó ìsílẹ̀ and I and I came out with a first class degree. Mo ti wá ní ìwé ẹ̀ tó yanrantí jùlọ níbẹ̀. Ada náà ń kù. Mo ní àbúrò bàbá mi kan. Who kept troubling my life. Tó bẹ̀rẹ̀ sí yọ ayé mi lẹ́nu. Daniel. Daniel. We can't sit down like this. A ah, you go jókòó tẹ̀tẹ̀rẹ̀ báyìí. We are the first person in our family. Ìwọ yẹ ní kíní nínú ẹbí To get a degree and this kind of degree. Láti ní irú ìwé ẹ̀rí bí eléyìí. to please torí náà mo bẹ̀ ọ́ we must fortify you. àwọn láti rú ọ ní agbára so that they don't kill you. wọ́n máa pa ọ́ àìsí uncle I'm fine. mo ní ìgbà ọ̀gá ọ̀gá ẹ̀gbọ́n mi ara mi balẹ̀. I surrender my life to Jesus my life is in his hand. mo ti yọ̀ǹda ayé mi fún Jésù. ayé mi and anybody wants to trust God, man wants to fall go and trust Jesus. ṣe ẹnikẹ́ni tó bá fẹ́ fọwọ́ kàn mí àwọn kọlọ fọwọ́ kan Jésù náà. came to my house every day and was crying. lójoojúmọ́ ló wá sí ilé mi ló sì sọ. kind of kind of problem is this? I want this better forty five letter for you. not agree. when he troubled my life too much nígbà tí ìdààmú rẹ̀ pọ̀ tó fi ń yọ mí lẹ́nu. one day uncle ọjọ́ kan bá ní. no one ẹ̀mọ́ tó ṣẹlẹ̀. let's go ẹ lọ. So it took me in the was happy. Ó bá mú lọ sínú wọnú ayọ̀ ayọ́kẹ́lẹ́ ló bá lọ. bá gbé lọ sí ibì kan. And we enter into one corner. A bá wọ àwọn kọ̀rọ̀ bíi mélòó kan. Enter into the room. A bá gbé ìyàrá náà. When I got there. Nígbà tí mo dé ibẹ̀. I found that he was a native doctor. Wọ́n á rí pé ilé adáhùn ti na lọ. First àṣàdà mo bá jókòó wọ́n wò ẹ̀ńtà àìsọ́dì man. nígbà tí mo wọlé mi bá the man who was to fortify me. ẹni náà tó fẹ́ rú mi lágbára. I saw him sitting down. mo rí tó jókòó. eating yam. oúnjẹ isi. with palm oil. pẹ̀lú epo pupa. and salt. àti iyọ̀. Ah. mo ní a. Ah, This one wants to fortify you. Eléyìí ni ó wà róde ní agbára bí. You cannot even afford to buy an egg. Kò jẹ́ lówó tó rẹ̀ láti rẹ láti fi jẹ iṣu tó ń jẹ. To mm. eat is down. Láti jẹ iṣu tó ń jẹ. That's right. Mo ní ó dáa. I started praying. Bá bẹ̀rẹ̀ sí gbàdúrà. Father. Ṣé bàbá? do something. Ṣé ìkọ̀kọ̀ báyìí to send my uncle out of here? Ṣé ó mú kí ọ̀gbọ́n mi kó kúrò níbí ìwà? I can deal with this man. Ṣé ìwà nǹkan ti sọ̀rọ̀ bàbá aláwo yìí? So very soon. Láìpẹ́. Uncle sorry, sorry, sorry, sorry. Àbúrò bá ń bá ṣe amábìnrin o bá wọ́n. I did not remove the car key. Mi ò mú kọ́kọ́rọ́ mọ́tò. Let me go and remove from the car, let me go and remove from the car. Mi ò yọ kọ́kọ́rọ́ mọ́tò kúrò lẹ́nu rẹ̀. I said, thank you Jesus, it went out. Rẹ́jẹ́ tó ṣe ọ̀nà bọ́ta. And I look at the man straight to the eye. Nígbà náà bá wo babaláwo tààrà ní ojú. Yes, sir. Kẹ̀rí la ní báyìí. So Jesus man. Ìwọ ọkùnrin tí ò wúlò yìí ordinary egg you cannot buy. ẹ̀yìn lásán lásán ẹ ò lè you want to fortify human being you can't fortify yam and egg. o fẹ́ rú ènìyàn kan lágbára o ò lè rú èsì rẹ lágbára pẹ̀lú ẹ̀yìn. and you are sitting down there. o jẹ jókòó síbí báyìí. what go for the education. èrú ìlú agbára wọn lọ bẹ́ẹ̀. fortify yourself for the boy fortify others. bákan náà rẹ̀ lágbára o tún rú àwọn ẹlòmíràn lágbára. the dream. Látọwọ́ ọ̀tá láti pa àlá náà. I'm praying for somebody else. Mo gbàdúrà fún ẹnìkan. If your parents have taken you to somewhere. Tó bá yẹ kó àwọn òbí rẹ ti mú ọ lọ sí ìdè kan. Ignorantly. Láì mọ̀. They didn't know that they, they took you there to help you. Wọ́n mọ̀ wọ́n rò pé wọ́n mú ọ lọ sí láti ràn ọ́ lọ́wọ́ ni. Actually, they now destroyed your dream there. Ìgbọ́ tó ṣẹlẹ̀ ni pé wọ́n. Recover those dreams in the name of Jesus. Recover them, recover them, recover them, recover them, recover them. To fulfill your dream, láti lè mú àlá rẹ ṣẹ, you must be divinely dissatisfied. Òun lẹ́ti jẹ́ ẹni tí ò ní ìtẹ́lọ́rùn tó ti òkè ọ̀run wá divinely dissatisfying. Ní ìtẹ̀lọ́rùn tó ti òkè ọ̀run wá látàgbà ní inú rí á constructive discontent. Ìyẹn ni pé ọkùnrin ò balẹ̀ lórí ipò tó wà. You are divinely dissatisfied. Ìyẹn ni pé inú rẹ̀ ò dùn. Ọkùnrin ò balẹ̀. You are not happy with that level where you are now. Ìyẹn ni pé ìpele tó wà kò dùn mọ́ ọ nínú. And you want to move forward. Mo sì ń fẹ́ láti tẹ̀síwájú. You are discontent but it's constructive one. Kò tẹ́ ọlọ́run ṣùgbọ́n ètò ní ètò ní àìsàn. Only only discontent àìní ìtẹ́lọ́rùn mímọ́ is then you start moving. Nígbà náà When you become the violent dissatisfied. Nígbà tó You now move into the school of holy desperation. And when you become desperate divinely. Nígbà You begin to make progress. Ó Begin to make progress. Ó To fulfill your dreams, láti mú àlá rẹ ṣe, you must destroy this toxic habits. Àwọn àṣà tó ń pa nírun òun láti pa wọ́n. There are some habits that we need to kill. Àwọn àṣà kan wà lọ́wọ́ wa tó yẹ ká pa. One of them was mentioned this month. Ọkàn nínú wọn la mẹ́nu kàn ní òwúrọ̀ yìí. If you have not won the battle of the bed, ṣé ẹ ò bá ẹ̀ ṣe oko rí ìdù? You sleep and sleep and sleep and sleep and sleep. Ṣé ẹ máa ń sùn ẹ ó sùn ẹ ó sì sùn láti jù? You won't really get far. Ẹ ò ní rí ìdùnnú. Another one was mentioned this morning. Àìlera àlọ́ tó mẹ́nu kàn ní òwúrọ̀ yìí. Like the couple who had the baby. Anda. Nípa ọpọlọ tọkọláya tí wọ́n yíyọ ọmọ tán bí wọn nípa ìbínú destructive value àṣà tó ń parí irun destroy all those habits out of your life. gbogbo àwọn àṣà àwọn irú yẹn kẹ́ pa arúgbó kẹ́sì palẹ̀ mọ́ wọ́n kúrò nínú ayé. ìpinnu kejì ní okú. to fulfil your dream. láti mú àwọn àlá jẹ you must praying for the spirit of creativity. Ẹ láti gbàdúrà fún ẹ̀mí ṣíṣẹ̀dá nǹkan. Creativity. Ẹ̀mí nínú ìmísí ìṣẹ̀dá nǹkan. God gives you the spirit to be creative. Ẹ kọ́ lọ rú fún inú ìmísí láti ṣẹ̀dá láti pilẹ̀ nǹkan. To fulfil your dream. Ṣé ẹ bá lè mú àwọn àlàyé ṣe? My think lesson to learn. Ẹ̀kọ́ And listen to me very carefully. Ẹ̀sùn wá Uncommon dreams. Àwọn àlá tí wọ́n wọ́pọ̀. Create uncommon enemies. A máa ṣẹ̀dá àwọn ọ̀tá Uncommon dreams. Àwọn àlá tí ò wọ́pọ̀. Create uncommon advances. Wọ́n máa ṣokùnfà ìfọ́jú tí ò wọ́pọ̀. Please understand this very well. Ẹ jọ ẹ jẹ́ kí lè foyè yìí. Don't think the enemy is going to hold his hand. Ẹ má rò pé ọ̀tá wá káwọ́ pọ̀. Ẹ̀yẹ́ fẹ́ ti di bí wọ́n ti wọ́n láìra. Àwọn bá fàyè ìgbà kẹ́ máa ṣe okùn tó wù. Oh, they will contest with you. Ọ̀dà ìṣe àní àmì ó fi jagbága pẹ̀lú yín. Elijah. Elijah. When he was around. Nígbà tó wà ní àyíká. The same fifty one figures in one. Àwọn ológun mọ́kànlélógún ṣùgbọ́n pàdé àti pàdé wọn rántí ní ìgbà kíní èrò sẹ́dẹ̀m ó yan wọ́n pé lè sẹ́lẹ̀ àwọn dọ́sìn ṣe wọ́n. wọ́n rán ẹgbẹ́ ogun mọ́kànléláàádọ́ta mìíràn. irú sẹ́jẹ̀. ó yìn àwọn náà pé. the Sunday third one. wọ́n rán ẹ̀ka kẹta. but that one had plenty of home training. ìyẹn wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ó pẹ̀kọ́ láti lé wọn. ó máa padà sí. bàbá mi mo bẹ̀bẹ̀. àkàtúntò àbúrò sẹ́gbọ́n náírà tó já jẹ. mo ti rí pé o ti pa àwọn èèyàn tó lé ní ìgbẹ́ ìmáṣíkúlọ̀ ọ̀dọ́ mi. ìpàdé That's why Elijah father was. Ìgbà yìí ni Elijah ti. So when Elijah was One hundred and two soldiers came against him. Àwọn kọ́pà ni wọ́n By the time Elisha. Nígbà tó di ìgbà Elisha. Came. Ó dé. The man with the double portion. Ọkùnrin náà tó ní ìlọ́pàá agbára méjì. They didn't send one hundred and two soldiers to him. Ọ̀rọ̀ àwọn ológun méjìlélọ́gbọ̀n. They sent a whole army. Odindi ẹ̀ka ológun ni wọ́n. A whole army. Odindi Ọ̀rí ológun lọ́rọ́. So the more uncommon the dreams are. Torí náà tí àwọn aláìsí ṣe àìwọ́pọ̀ tó. The more uncommon the enemies are. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá tí ó kókò tí owó ti yẹ ẹ̀tí ò Finally, number twenty. Ṣé ìparí èyí ti ogún rẹ̀? Your character ìwà rẹ̀ can be an asset. Ó lè jẹ́ dúkìá. Ọ̀rọ̀ deficit tàbí àléébù to your dream. Ṣé ìmúṣe àlá rẹ̀? Your character ìwà rẹ̀. Can either be an asset. Ó ṣe ṣe kó jẹ́ dúkìá fún ọ. a identity to your dream. Tàbí àléébù láti mú àlá rẹ̀ ṣe. Character is what you have when nobody is looking at you. Ìwà tó ní òun ni ohun tó jẹ́ tàbí tó ṣe nígbà tí kò jẹ́ tó wọ̀. Character is what you really are inside. Ìwà tó ní ohun tí tó ti jẹ́ ní inú rẹ̀ gangan. A lot of people smile from the outside. Ọ̀pọ̀lọpọ̀ ló rẹ̀yìn níta. They talk from the outside. Wọ́n á sọ̀rọ̀ láti bọ̀ táwọn. Inward is very bad. Ìgbà inú wọn lọ́wọ́ ó bẹ́ẹ̀ bad character. Ìwà tó burú burú gidigidi Your character is good. Ìwà rẹ̀ tó bá jẹ́ tó dára. But affect your dream. O jẹ dúkìá lọ́wọ́ rẹ̀. It is bad. Tó bá yẹ kó burú tó burú. can push you back push you back push you back push you back push you back. Ó sì lè yọ sẹ́yìn kó sọ̀kọ̀ rẹ̀ sẹ́yìn tí ó fi sọ́ di èrè. Push you back and eventually even destroy the dream. This cannot help. Lópin gbogbo ó lè bà láì jẹ́ tí ò bá ṣọ́ra. This is where we're going to stop today. Lẹ́yìn, a ó dúró lónìí. I will continue the investor of dreams next time. A ó ti tẹ̀síwájú pa fásitì àlá nígbà mìíràn. Meanwhile, rise to your feet now. Síbẹ̀ ẹ dìde lórí ẹsẹ̀ yín báyìí. And lay your right hand upon your head. Ṣé ẹni gbé ọwọ́ sí ilé orí yín? The Bible says. Bíbélì sọ wípé. These are the horns. Èyí ni àwọn ìwo náà. That attack Judah. Tó tú Judah So Judah could not raise his head. The horn. Ìwó. That scattered Judah. Tó tú Judah So Judah could not raise his head. Nípa bẹ́ẹ̀ Judah ò lè fi There is a power that scatters a man. So that the man can never raise his head. Sọ̀rọ̀ ọkùnrin There is a horn of darkness. Ìwó tí òkùnkùn That fight against a man. Tó máa ń And he cannot achieve his His head is pressed down. Orí rẹ̀ wọ́n ti tẹ̀ ẹ́ bá. Because he has been scattered. Nítorí pé wọ́n ti tú ká. This is why I want you to lose your temper now to pray this prayer. Nítorí ìdí ìmúṣẹ tẹ́kẹ̀ tí inú bí ó ti gbà sí àyè. Fire and with power. Ẹ̀gbá pẹ̀lú iná àti agbára. Ẹ̀yẹ bẹ̀rẹ̀. I stand to scatter me. sonho na escada. É a sua vida. Né, Katabi. Agbára tó yàn láti tú mi ká. Kataba the power in the blood of Jesus. Bọ́sẹ̀kẹ̀kẹ̀kẹ̀lá kàpọ́ndà kàntẹ́lá kàntà. Dàrí bọ́sẹ̀kẹ̀kẹ̀lá kàntẹ́lá kàntà. In Jesus' name we pray. my hand. Liberty and power. In the name of Jesus. your mouth and decree. It is pressing down your head. In Jesus' them we pray. Ní orúkọ Jésù la I have a word for three persons here. Mo ní ọ̀rọ̀ fún àwọn ènìyàn mẹ́ta níbí báyìí. The Lord said, "I tell those three persons." Olúwa ní sọ fún àwọn ènìyàn mẹ́ta náà. as they were praying really hard this morning. Ẹni wọ́n ti ń gbàdúrà gidigidi nísìnyí. That the key. Ṣé àwọn kọ́kọ́rọ́? Àwọn kọ́kọ́rọ́. That have been stolen from you from birth. Tí wọ́n ti jí ní ọwọ́ yín láti ìgbà ìbí. It's returned to you immediately. Àti dáwọ̀ padà sí ibi ojú ẹsẹ̀ báyìí. Those things that belong to you. Bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tí tó jẹ́ ìtọ́sọ́ sí. Currently in the warehouse of darkness. Tó wà nínú ilé ìkẹ́rù sí ti òkùnkùn. Before today runs for an end. Ó ti bí ọjọ́ orí ìdí òpin. The material hidden in the warehouse will come back to you. Àwọn ohun èlò tí wọ́n fi pamọ́ sínú ilé ìkẹ́rù sí yìí wọ́n padà sọ̀ wá. Seven pastors. Àwọn ènìyàn méje níbí ìbàdàn. Lọ́sọ̀rọ̀ ti tẹ́lẹ̀. Olúwa ní kí n wí fún yín. But in this thing that is happening to you. Pé nínú àwọn nǹkan tó ń dé bá yín Although they are reaching you up as no good. Bí ẹni pé wọ́n jẹ̀bi dà wọ́n sọ pé kò sí olórí ẹ̀kọ́. But those who wrote you up. Fún àwọn tó jáwọ́ lọ́wọ́ yìí. They are coming to celebrate with you. Wọ́n padà wá, wọ́n wá sí àjọyọ̀ pẹ̀lú yín. Jesus. Yes. Holy God, Pampa me by fire. me In the name of Jesus, Ẹni mo ti tẹ̀mí nípa now. Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Let's have a tea, God bless you. Ẹ jẹ́ kí a jókòó, Olúwa yóò bù. Àmà Andy wá to the Eagle and Empowerment Group. Wọ́n fi ilé ìsọ̀rí ti àwọn wákàtí ìdì. So I will some of the questions we have been sending to them on empowerment and grace creation. Láti ṣe èsì àwọn ìpèsè máa ń pè nípa rírú ni lọ́dọ̀ ajé. Àfìdé the second Sunday where we you go into empowerment and wealth creation. Bí o lè jẹ́ Sunday kejì nínú oṣù tí a máa lọ sínú ètò ríro nílé ọ̀gbára Praise the name of the Lord. Okay, hallelujah. This morning there shall be shower of blessing. Òjò ìbùkún yóò rọ̀ lówùrọ̀ yìí lọ́wọ́. Can I hear a big amen? Àmì sọ̀rọ̀ ìlàjọba. And um, the, cost, the question is thus. Bẹ́ẹ̀ni ìbéèrè náà ti lọ. The person says, I don't like to talk or discussing money issues. I don't like discussing or uh, talking about money issues. That seems very humbled. Onítọ̀hún sọ ní ọ̀nà pẹ̀lẹ́. But the truth about it. Ṣùgbọ́n òkododo nínú ọ̀rọ̀ náà. Is that um, we need to look at it very closely. Oníta nílò láti wò ó fínífíní. Why some people seem to attract money. Èrèdí tí àwọn kan sọ pé àwọn ò fẹ́ máa sọ nípa owó. Báwo fẹ́ máa fa owó mọ́ra? Why some people seem to attract money to themselves? Ṣé àwọn kan fẹ́ máa gbá owó mọ́ ara wọn? Others repel it. Ṣé àwọn kan sì ń kàn sílẹ̀? Why does it seem as if um, money is friendlier to some people? Kí ló ṣe tó jẹ́ pé owó ó fẹ́ràn àwọn ẹlòmíràn? Why some others it seems to be their enemies. Kí ló dé tí owó fi jẹ́ ọ̀tá sí àwọn ẹlòmíràn? The Bible says the rich and the poor. Bíbélì sọ pé ọlọ́rọ̀ àti òfin. Meet together. Àwọn méjèèjì jùmọ̀ pàdé. But the Lord is the maker of them all. Ṣùgbọ́n Ọlọ́run ló dá àwọn gbogbo wọn. Proverbs chapter twenty-two, verse two. Ìwé òwe oríkejìlélógún ẹsẹ̀ kẹfà. What that place is simply telling us today? Ohun tí ìbẹ̀rẹ̀ sọ fún wa ni wípé. Both the sun and the rain. Àti òòrùn àti òjò. Falls upon every woman being. Gbogbo èèyàn ló ń ràn mí lórí. Now. Báyìí. If you are not bold to talk about money. Tí o kò bá ní akíkanjú tàbí ẹ̀mí láti sọ̀rọ̀ nípa owó. You cannot have money. O kò lè ní owó lọ́wọ́. That is the truth. Òkodoro bẹ̀lẹ́lẹ̀ yìí. There is a particular scripture. In the Bible. That the Lord devoted just for negotiation. And this negotiation is not taught in the four corners of the university. If you cannot negotiate in the scheme of things in life o kò bá mọ bí a ti ń dúnàádúrà nínú ọjà ayé yìí. You cannot be wealthy. O kò lè jẹ ọlọ́rọ̀. Have you heard some people saying this? Ǹjẹ́ o ti gbọ́dọ̀ àwọn ènìyàn kan sọ eléyìí bí? After they have done a service to you. Nígbà tí wọ́n bá ti ṣiṣẹ́ kan fún yín tán. You will think that they are humble. Ẹ rò wípé èèyàn tó ní ìrẹ̀lẹ̀ ni wọ́n jẹ́. You will think that. Uh, they, they are good people. Ẹ̀rọ pé rere ni wọ́n. But it just shows that they do not have financial intelligence. Ṣùgbọ́n kò fi hàn gbangba wípé wọn kò ní ìmọ̀ tó nípa ìṣèjọba. After they have rendered service to you. Nígbà tí bá ti ṣiṣẹ́ fún yín tán. And you ask them. Ẹ bí wọ́n léèrè. How much is your money? Èló ló fẹ́ kí n san fún ọ? You say bring anything. Tá you are like that. Tó It is difficult for you to have money. Yóò ṣòro gidi láti lówó lọ́wọ́. You must be able to give value to your services. Ẹ gbọ́dọ̀ ní ìdíyelé fún gbogbo iṣẹ́ tí ẹ bá ń ṣe. Life is all about negotiation. Ayé yìí If you work for somebody. Tó bá ṣiṣẹ́ And you say they ask you. How much are you willing to collect? Èló eh, ló You can bring anything. It shows that you have financial sickness. If you want to build well, if you want to build well. You must develop a good negotiate negotiating skill. Ability to negotiate well. Ìpá láti dúnàdúrà lọ́nà tó tọ̀nà. Presenting issues constructively. Ó máa ń jẹ́ kí a gbé ọ̀rọ̀ kalẹ̀ ní ọ̀nà tó Which of the scriptures spoke about negotiation? Which of the scriptures in the Bible dealt extensively about negotiation? Ẹsẹ̀ Bíbélì wo ló sọ nípa kí a máa dúnàdúrà This is the book of Philomy. The whole of Philomy. The Bible spoke about negotiation. It is not to really see. Not to be able to talk about money. Money is a defense. Ability to engage your brain. This cross cross across every profession. eléyìí ó ó jálẹ̀ gbogbo iṣẹ́ tẹ̀yìn bá ń ṣe. even if you are a lawyer. tó bá tẹ̀jẹ́ agbẹjọ́rò. you are a tax consultant. tó bá jẹ́ ènìyàn kan tí ó máa ń. everybody you must be humble enough to learn how to negotiate. Gbogbo èèyàn ló gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀ tó ti gbọ́dọ̀ mọ̀ nípa bí a ti ń dùnàdúrà. To tell us the truth. Láti sọ òkodoro fún wa. All married men here. Gbogbo ọkùnrin tó ti láya nílé. You negotiated before the sister said yes. O ṣe ìdúnàdúrà fẹ́ arábìnrin náà tó sọ pé mo fẹ́ fẹ́ ọ. Yes or no? Bẹ́ẹ̀ni àdúrà kọ́. Uh-huh. I can see that you are shaking your head now. Mo ti ń fi olúwa báyìí. Praise the name of the Lord. Ẹ̀yin orúkọ olúwa. Your negotiate Set status skill. Ìpá láti dúnàdúrà rẹ. Determine your attitude in life. Yóò sọ bí ó ti rìn jìnnà tó láyé. A closed mouth. Ẹnu tó padé. Thank you. A closed mouth is a closed destiny. Ẹnu tó tì orí àyànmọ́ tí a The second question. Ìbéèrè kejì. I am always scared of a time when I will not be able to meet my financial obligation. Ẹ̀rọ máa bà mí tí ìbá lè àwọn iṣẹ́ tàbí ohun tó bá nílò kí n náwó lé lórí wọn. This person said, um, I am worried about my financial obligation. Onítàn sọ nípa ẹ̀rú máa ń bà òun nípa àwọn tó ń gbọ́dọ̀ náwó lé lórí. Because there will be a time that um, I will get old and I I will not be able to meet up the financial obligation. This person is a prayer warrior. Because the Holy Spirit is troubling him. That there will be a time that the body will be so old you cannot do what you are doing now. And because of that the Holy Ghost is telling you to prepare for your future wọ́n ta lọ́lọ́ pé máa pèsè fún ọjọ́ ọ̀la rẹ o. Please listen to me very well. Ẹ jọ̀wọ́ ẹ tẹ́tí gbọ́ mi gidi. To prepare for future is adequate planning. Láti pèsè fún ọjọ́ ọ̀la kí ènìyàn múra sílẹ̀ jọjọ níbẹ̀. In Proverbs chapter twenty-four verse three. Nínú ìwé òwe kẹrìndínlógún ẹsẹ̀ kẹta. The living standard I read. Ọ̀nà tí ènìyàn gbọ́dọ̀ máa gbé ìgbáyé. The living standard Bible version I'm reading now. The living standard for us to understand it very well. Bẹ́ẹ̀ni It says this. Ó fi ó wí It said any enterprise. Ẹni Any enterprise. Any company. Any company is built by wise planning. And become strong. Ó sì jẹ́ alágbára sí i. Through common sense. ọgbọ́n inú. Through common sense. Ọgbọ́n inú. And profit wonderfully. Ó sì máa ń jẹ́ èyí gidigidi. By make by keeping abreast of the past. Láti máa fi ọkàn sí àwọn tó jẹ́ ojúlówó. Any enterprise. Iṣẹ́ tàbí òwò lówó. Any family. Ìdílé yòówù. must be built by wise planning. A gbọ́dọ̀ nípa ọgbọ́n inú. In the book of Proverbs twenty-eight verse nineteen. Nínú ìwé òwe orí kejì lérí kejì Is land. Títẹ̀ ẹni tó bá ń wa ilẹ̀ rẹ̀. That have plenty of bread. Yóò ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. But he that followeth after vain person. Ṣùgbọ́n ẹni tó bá ń tẹ̀lé ènìyàn tán. That have poverty enough. Òṣì ọ̀rọ̀ ni yóò dé bá a by wise planning. Nípa tí ènìyàn ọmọ pinnu ṣètò. You can ah you can meet all your financial obligations. Gbogbo ohun tó yẹ ká náwó lé lórí náà lè náwó lé lórí dáradára. By wise planning. Nípa ṣíṣètò ẹni dáradára. You can meet your financial obligations. Ohun gbogbo tó yẹ kí ẹ ṣe kí ẹ bójútó nípa ìṣúná lẹ́ lè ṣe. How do you do this? Báwo lẹ́ ò ṣe lẹ́yìn? It's by diligence nípa mímọ̀ mọ̀ ṣiṣẹ́ dáradára ni. By diligence. Nígbà tẹ bá fi ara balẹ̀ ṣiṣẹ́ ni. By diligence. Nígbà tẹ bá fi ara balẹ̀ ṣiṣẹ́ ni. There are many of us the Holy Spirit is troubling. Ọ̀pọ̀lọpọ̀ wa ni eléyìí ń dà láàmú. There is a time you are young. Ìgbà kan wà tí ẹ kéré. There is old age. Ìgbà ogún ọjọ́ wa. You must plan for your future. Ẹ gbọ́dọ̀ pèsè fún ọjọ́ ọ̀la yìí. That is why you are not happy. Ìdí nìyí kan tí ọkàn ọ̀pọ̀lọpọ̀ fi bá yẹn. Diligence makes a man to refuse to sleep. Láti mọ̀ ọmọ máa ṣiṣẹ́ takuntakun, ó máa ń jẹ́ kí lè jáyè. Diligence makes a man to be unable to sleep. Láti lè máa ṣiṣẹ́ takuntakun, a máa mú kí ènìyàn má lè rórun sùn. When others are sleeping. Nígbà tí ènìyàn bá àwọn tìbí náà bá ń sùn. Praise the name of the Lord. Àti hallelujah. You will you will be answering tomorrow's question. Ó máa béèrè ìbéèrè nípa ọjọ́ ọ̀la ní. When others are still living in the past. It is by wisdom. Now start asking tomorrow's question. Bẹ̀rẹ̀ Diligence. You will see it in him. Imagine a, a woman that is pregnant. And the tummy is big. Everybody knows that this person is pregnant. The same thing with a man of vision. You will definitely see it in him. Diligence makes a man to push. It says beyond the limit. Yóò máa gbé ohun kalẹ̀ ju bí ó ti yẹ lọ. You must be diligent. Ẹ gbọ́dọ̀ máa ṣiṣẹ́ takuntakun. If you want to meet up your financial obligation while you are getting old. Bójútó ohun gbogbo tí ẹ fẹ́ bójútó nípa ètò ìṣúná tí wọ́n ti dàgbà. Those who answer tomorrow's question. Àwọn ọ̀wọ̀n yìí wọ́n ń béèrè nípa ìbéèrè ọjọ́ ọ̀la. Today. Lónìí will always be ahead. Àwọn tó bá lérò bẹ́ẹ̀ nípa ọjọ́ ọ̀la lónìí wọ́n máa wà níwájú. Those who will answer tomorrow's question. Àwọn tó bá dáhùn ìbéèrè nípa ọjọ́ ọ̀la. Today. Lónìí. They will always be ahead. Wọ́n yóò máa wà níwájú, wọ́n máa lékè. Anybody that answers tomorrow's question. Ẹnikẹ́ni tó bá lè dáhùn ìbéèrè ọjọ́ ọ̀la Now. Ní òní. Will always be ahead. Yóò máa wà níwájú sí ni. Praise the name of the Lord. Ní orúkọ Olúwa lógo. The third question is this. Ìbéèrè kẹta ni pé. I hate to ask or borrow money. Ó máa ń ó máa ń nira fún mi láti I hate to ask or borrow money. Mo kórìíra láti máa tọrọ tàbí kí n máa yáwó. For fear of not paying back. Nítorí ẹ̀rù ti má lè rí san padà. When it is due or when people knowing I am not financially viable. Which may lead to disrespecting me. Did you get the question? The person says that he hates to borrow or ask for money. For the fear that he will not be able to pay back. And then when he asks people for money. That will lead to disrespect Now the question, the answer is this. It's a modern day problem. That um, there a lot of people in debt. But we must try and make conscious effort. Stop buying things you cannot afford. Having a line of credit pé kí ẹ máa ní ọ̀pọ̀lọpọ̀ gbèsè nílẹ̀. For everything. Fún ohun gbogbo tẹ bá It is not good. Kò dára tó. Stop living beyond your means. Ẹyẹ máa gbé ìgbé ayé ju bẹ́ẹ̀ ti wà lọ. Did you remember the scripture? Ǹjẹ́ rántí ìwé mímọ́? In the book of Proverbs twenty-two verse seven. Nínú ìwé òwe oníkejìlélógún ẹsẹ̀ keje. The rich ruled over the poor. The rich ruled over the poor. Ọlọ́rọ̀ mi máa ń darí òkè And the borrowers Ẹni tí máa ń sọ̀rọ̀. The borrower. Ẹni tí ń sọ̀rọ̀. The servant to the lender. Ó jẹ́ ọmọ ọ̀dọ̀ fún ẹni tó ya lówó náà. Praise God. Ẹ̀yin Olúwa. The truth about it is this. Òkodoro rẹ̀ ni pé. I was once a borrower. Èmi náà máa ń yáwó tẹ́lẹ̀. Uh, I was once a borrower. Èmi náà máa ń yáwó. But If you can pray, you can borrow. Ṣùgbọ́n tẹ bá lè gbàdúrà, ẹ lè yáwó. If you are being led by God hundred percent and you know that God is leading you, you can borrow. Ẹ bá mọ̀ tó dá yín lójú sáká Ọlọ́run ló ń darí yín, ẹ lè yáwó. But know this. Mọ̀mọ́ lẹ́yìn. You must be hundred percent sure. Ó gbọ́dọ̀ dá yín lójú. And we always tell everybody. Mo máa ń sọ fún gbogbo ènìyàn. That comes to the business fellowship. Tó bá wá sí ìpàdé àwọn oníṣòwò. Don't borrow while you are old. Má ṣe Yàwọ̀ nígbà tí. When you are old. Nígbà tí o bá ti dàgbà. Borrow when you are young. Yàwọ̀ nígbà tí o bá sì jẹ́ ọ̀dọ́. When you have strength to run. Mo bá ní okun láti sáré káàkiri. Praise the name of the Lord. Ẹ̀sẹ̀ hallelujah. I have to borrow because I didn't have any other thing. Mo nílò láti jẹ gbèsè yìí torí kò sí ọ̀nà mìíràn tí mo lè gbà. I borrow five thousand to start my business. Mo gba ẹgbẹ̀rún lọ́nà márùn-ún láti bẹ̀rẹ̀ iṣẹ́ mi. And then. I pay back. Mo sì lè rí san padà. To borrow is not easy o. Láti yáwó kò rọrùn rárá. So please, please pray that God will make you a lender, not a borrower. Nínú ìgbàdọ̀ pé Ọlọ́run ló ṣe ẹni tí ń yáwó kì í ṣe ẹni tí ń sọ ẹni tí ń kọ́ òun kì í ṣe ẹni tí ń yáwó. If I'm not financially viable. Ṣé kò wá ní agbára nípa tí mo ti máa tó kí ni ṣe? I have a friend. Mo ní ọ̀rẹ́ kan. He comes to our church headquarters here. Ó máa ń wá sí ilé ìjọsìn wa níbí. Do you know why? Jọ wá ń bí. Anytime he comes to the church. Ìgbàkigbà tó bá wá sí ìjọ. He says that that is the time he gets business ideas. Ó ní ìgbà náà gan ni ọpọlọ ó máa ń sí láti ṣiṣẹ́. So one of the things you must explore. Nítorí náà ọ̀kan lára nǹkan tí a gbọ́dọ̀ máa wúlò. As you are sitting down there. Bí a ti jókòó síbẹ̀ ni. The Lord can give you idea that will turn your life around. Ọlọ́run lè fún yín lo ilé pẹ̀lú ilé ayé yín padà sí rere. If you are not financially viable. Ṣé ẹ kò bá ní agbára tó nípa ti ètò ìṣúná? What should I do? Kí ni mo lè ṣe? Ask for the leading of the Holy Spirit. Ṣé kẹ̀mí ni mo darí yín? Open yourself up. Ẹ fi ara yín sílẹ̀. That will show me the path of life. Eléyìí gan náà fi ọ̀nà yìí hàn mí. That will show me the path of life. Eléyìí gan náà fi ọ̀nà yìí hàn mí. In the presence there is fullness of joy. And at your right hand there is pleasure evermore. Ọwọ́ That is in the book of Psalm 16 verse 11. people about what he likes. And I bought those things for him. What was I looking for? I was not looking for his money. I was looking for his wisdom. You must be able to have people that can help you. Ẹ gbọ́dọ̀ ní àwọn tó lè ràn yín Identify your mentors. Ẹ ṣàwárí àwọn Invest in them. And the Invest in them. Ẹ máa ṣe ìdúnà ẹ máa lé wọn lórí. It's not necessarily money. Kì í ṣe nípa owó nìkan. You can invest your time. Ẹ lè náwó ẹ lè fún wọn ní àkókò yín. Praise the name of the Lord. Ẹ̀sẹ̀ hallelujah. Lastly. Èyí tó kẹ́yìn. My time is gone. Kò sí àkókò mọ́. I I have what I want to start my own business. Mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi. But my fear is that Ìbẹ̀rù mi wà ní pé. I have very little and sorry I I have I want to start my own business. Mo fẹ́ bẹ̀rẹ̀ owó tèmi. But my child is that. Má ẹ̀rù bẹ̀ ni pé. If I leave the little paying job. Tí mo bá ti ṣẹ́ tí mo ti rówó jẹ́ ìgbà sílẹ̀ tí mò ń ṣe báyìí. And I might not have. Mo lè má lówó tó. Enough money. Owó tó tó. To sustain or carry out the business. That is the fear of many people in career. But you can do so many things. Because of my time. I won't be able to take this. Maybe we we'll do that next uh, meeting or where we come for the business fellowship. In November we will do that. God bless us. Jesus' name. Praise the Lord. Ẹyin Olúwa lógo. Good morning once again, church. Akínní kárọ̀ lẹ́kọ̀ọ́ sí gbogbo ìjọ. In this session of the Eagle Hour, inú ìpele wákàtí ìdìbò èyí, we shall be treating two questions. A ó máa wo àwọn ìbéèrè méjì. The first one goes like this. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. I had a financial problem. Mo ní ìṣòro nípa ètò ìṣúná owó. Which made me to borrow money to expand my business. Èyí tó mú mi láti lọ yá láti mú kí òwò mi tó gbòòrò sí. At the end of the day, ṣùgbọ́n ní ìparí ohun gbogbo, the business failed ìwò náà dojúdé. and I was unable to pay what I borrowed. mi ò sì wá lè san gbèsè tí mo lọ tí owó tí mo ti lọ yá. now I want to start another business. ní ìsìn mo wá fẹ́ bẹ̀rẹ̀ wò mí. I am afraid to do so. Ẹ̀rù wá ń bà mí láti ṣe bẹ́ẹ̀. What can I do? Kí ni òun náà tí mo lè ṣe? Our first observation. Àkíyèsí àkọ́kọ́. Is that the sender of this question? Òun is that the sender of this question. Òun ni pé ẹni tó fi béèrè ránṣẹ́. Has not demonstrated the right attitude towards failure. Kò sí ìwà èyí tó tọ́ sí ìkùnà. He failed once ó kùnà lálàkọ́kọ́. and is afraid to take another step. ẹ̀rí ti wà ń bà láti gbé ìgbésẹ̀ kejì. as a Christian. gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. you are not supposed to fail in business. kò yẹ kó ìdí rẹ nínú òwò jíjẹ. if you do so. tó bá ṣe bẹ́ẹ̀. you are you should find out why you failed. o gbọ́dọ̀ ṣe ìwádìí èrèdí tó fi kùnà. We also would like to tell you àbí ń fẹ́ láti wí yín that you should never make failure become an intimidator to you. Kí ẹ má ṣe jẹ́ kí ìkùnà kó máa dúnkokò mọ́ yín. Rather make failure your motivator. Ṣùgbọ́n ẹ jẹ́ kí ìkùnà kó jẹun tó rí sókè. Don't exhibit fear when you fail. Ẹ má ṣe fi ìbẹ̀rù hàn nígbà tẹ bá kùnà. Because fear will give birth to doubt. Nítorí pé ìbẹ̀rù yóò máa mú kí iyèméjì wọlé. Fear will slow you down. Ìbẹ̀rù yóò máa mú kí ìwọ gbogbo And fear can eventually stop stop you. Bẹ́ẹ̀ni ìjẹ̀rì yóò ó lè dá ẹni dá yín dúró. All these are the experiences this person who wrote this question has had. Ohun gbogbo wọ̀nyí ni ẹni tó kọ ìbéèrè yìí ló ń là kọjá. Failing is a learning experience. Kéèyàn kùnà ó jẹ́ ẹ̀kọ́ fún ènìyàn. So you can do better next time. Bẹ́ẹ̀ bá lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ní ìgbà mìíràn. If you fail in a business. Tó o bá kùnà ní òwò ṣíṣe. Don't dwell on it. Má ṣe dúró lórí eléyìí. Learn from your mistakes. Kọ́ nípa ìṣe rẹ. And keep moving forward. Kò sì wá tẹ̀síwájú. The good news we have for you today. Ìròyìn ayọ̀ tí a ní fún yín lónìí. Is that if you have failed in business before. Òní pé tó bá ti dìbí rẹ nínú òwò jíjẹ tẹ́lẹ̀. You can bounce back and become a huge success story. Ó lè padà wá kó o sì gbéra rẹ sókè kó wá di tó ní àṣeyọrí. Abraham Lincoln. Arákùnrin Abraham Lincoln failed in business at the age of 23. Ó kùnà nínú òwò ṣiṣẹ́ nígbà tó wà ní ọmọ ọdún mẹ́tàlélógún. He also failed a couple of times at the polls before he became American president. Bẹ́ẹ̀ ni ó fìdí rẹmi ní ọ̀pọ̀lọpọ̀ ìdìbò nígbà kó tó ti gbọ́ di ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. The current president of the United States of America. Ààrẹ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní sí. Mr. Donald Trump. Ẹ̀rọ ìpèsè àpèrè Donald Trump declared bankruptcy as touching his business three times in 1991. A sọ wípé ó jẹ gbèsè, ó fìdí rẹ̀ nínú òwò jíjẹ ní 1991. In spite of this, he forged ahead. you go go and come gbogbo you wọ̀nyí, ó do He overcame that adversity. Ó borí gbogbo wàhálà àti ìdààmú yìí. And became a super successful businessman. Ó wá jẹni tó ṣe àṣeyọrí tó ga know what òwò jíjẹ. That right attitude towards failure. Ìwà tó tó lòdì sí ìkùnà yìí. Eventually propelled him to win the American presidency sovereignty and is today the president of the United States. Òun náà ló rú sókè láti di ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́. Henry Ford, the automobile entrepreneur. Bákan náà, àwọn tó ń ṣe òwò ṣiṣẹ́ nípa ọ̀ọ̀. Also failed a couple of times in his automobile business. Òun náà kùnà ní òwò ọkọ̀ ṣiṣẹ́ ní ìgbà kan sẹ́yìn. Proverbs 24:16 says that a righteous man may fall seven times, but he will rise again. Did, have you failed in business once? Do not give up. Take another step. Gbé ìgbésẹ̀ mìíràn. And success will be your portion in Jesus' name. Àṣeyọrí ni yóò jẹ́ ìpín rẹ̀ lórúkọ Jésù. The following are practical steps. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí ló jẹ́ ìgbésẹ̀ tí a láti máa gbé. That you can take to bounce back if you, if you have failed in business. Tí a láti gbé tó bá yẹ pé a bá ti fi ìdílé nínú òwò ti ṣe ní ìgbà kan rí. Number one. Ìgbésẹ̀ àkọ́kọ́. Identify what the cause of failure is. Ṣàwárí ohun tó fa ìkùnà yìí. So that you don't fall into it again. Kò má bàa ṣubú sínú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Also, oh remove negative forces like self-doubt, fear, pessimism and negative confession from your life. Mú kúrò nínú ayé rẹ gbogbo àwọn ipá tó lòdì, àwọn ìjẹ́wọ́ tó lòdì àti gbogbo àwọn èrò tó lòdì nínú ayé rẹ mú kúrò. To bounce back. Láti padà wá. You should also have a positive attitude. O gbọ́dọ̀ ní ìwà ètò And believe in yourself. O ti gbàgbọ́ nínú ara rẹ. That you can make it. Ṣé o lè ṣàṣeyọrí? And you will make it. Bẹ́ẹ̀ni o ti ṣàṣeyọrí. Also, bákan náà, make sure you are not doing the, the wrong business. Rí i pé o ò ṣe òwò tó lòdì. If you get involved in a business that does not have God's approval. Tó o bá dáwọ́ lé òwò tí kò ní ìfọwọ́sí Ọlọ́run nínú you are likely to fail. Ó ṣe ṣe kó fìdí rẹ Because God is not liable to bless what he did not approve. Nítorí pé Ọlọ́run ní bùkún fún ohun tí òun Ọlọ́run fọwọ́ sí fún ọ. In order to bounce back. Fún ọ láti tún sápadà. We will also advise you. À ń gbà ọ́ ní ìyànjú. To get a godly mentor. Láti ní ẹnìkan aṣáájú nínú Ọlọ́run. Get a godly and experienced mentor. Ní ẹnìkan tó jẹ́ aṣáájú tó sì ní ìrírí nínú Ọlọ́run. And align yourself with the right people. Kó o sì tọ́ ẹrẹ pọ̀ mọ́ àwọn ẹni tó tọ́. It is also important. Bákan náà ó ṣe That you pay your tithe. Give your offering. And first fruit. Àti ọrẹ Faithfully. Ìtò ìtòkọ̀tọ̀. Correctly. Dàbí sọ And timely. You also need to live a holy life. And be completely honest in your business dealings. You want to bounce back from failure in business? Tó bá We admonish you to be a fasting and prayer addict. You should also ask God for wisdom. Insight and direction. To run your business daily. Finally, lákòótọ́, we advise you to be courageous. Àgbàrí ìdílé kó jẹ́ ẹni tó ní akíkanjú. Be determined and optimistic. Pinnu kó o sì ní èrò rere. Walk by faith. Kó o sì rìn nínú ìgbàgbọ́. And trust God absolutely. Kó o sì gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá. You are not a failure until you give up. O kì í tẹ́lí ìkùnà ẹ̀ tí o bá sọ pé o ṣe mọ́. That brother said he is afraid to take another step. Arákùnrin òun pé ẹ̀rù gbà òun láti gbé ìgbésẹ̀ mìíràn. Overcome fear in your life. Borí ẹ̀rù nínú ayé rẹ̀. Take another step. Gbé ìgbésẹ̀ mìíràn. Also we noted. Bákan náà ti àkíyèsí èyí. That the root cause of your problem and failure in business is financial problem and borrowing. Pé gbòǹgbò títí ìdílé nínú òwò jíṣe òun ní pípẹ́ nípa bíbọ́ títí lọ yá owó. Learn more about financial management. Kọ́ bí a ṣe ń ṣe ètò bí a ṣe ń lo owó ní ọ̀nà tó tọ́. And correct your mistakes in that area. Kó o sì ṣe àfihàn àwọn àṣìṣe rẹ ní àṣìṣe. Take the step of faith. Bó bá ṣe ń gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí. And try again. Tó o sì gbìyànjú lẹ́ẹ̀kan sí. The Lord will give you good success in Jesus' name. Ọlọ́run wọn ní àṣeyọrí lórúkọ Jésù. Praise the Lord. Ẹyin Olúwa lógo. The question second question goes first. Àwọn ìbéèrè náà lọ báyìí. My money fear. My money fear. Ìbẹ̀rù mi ní òwúrọ̀. Ìbẹ̀rù mi nípa fi owó. My money fear. Ìbẹ̀rù mi nínú owó. Is that I don't have enough to take care of my needs. Òní pé mi ò ní owó tó pọ̀ tó láti àbójútó àìní mi. Anytime I have to pay school fees. Nígbà tí màá fẹ́ sanwó ilé ìwé. Rent owó ilé invest and take care of myself. Àti ilé àti ìjáwọlé àti láti ara mi. And take care of my parents. Àti àwọn òbí mi pẹ̀lú. I get worried. Ẹ̀rù máa ń bà mí jọjọ. At times. Nígbà ní ẹ̀wẹ̀. I beg for assistance. Máa lọ ń tọrọ lọ́dọ̀ àwọn ènìyàn fún What should I do? Kí lohun náà tí mo lè ṣe? Some of us are familiar with the situation ọ̀pọ̀lọpọ̀ wa ló mọ ohun eh, tí a sọ nípa rẹ̀ yìí. the sender of this question. ẹni tó ń fi ìbéèrè ránṣẹ́. has found himself today. ó ti tó bára ìlú kò tó bára ìlú. there are several bills to pay. ọ̀pọ̀lọpọ̀ owó rí láti sọ. but money It's just not enough. Ṣùgbọ́n owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ò tó. We call this money worry. À ń sọ eléyìí pé èyíkéyàn orin nípa ọ̀rọ̀ owó. We would like to tell us this morning. À ń fẹ́ láti wí fún wa ní ìwúrọ̀ yìí. That money worries are avoidable. Ṣé kíkọ́minú nípa ọ̀rọ̀ owó níná èèyàn lè yẹra fún? Our candid advice. ìmọ̀ràn wa ni pé. To everyone. Olúkúlùkù ènìyàn that you should not worry. O gbúdọ̀ kọminú. When it comes to money matters. Nígbà tó ra máa ń nípa owó. would also like to advise this person. A kì í fẹ́ láti gba ní ìyànjú. To improve on money management skills. Pé kò lọ nípa bí a ṣe bí a ti ń lo owó ní ọ̀nà tó tọ́. This will give you bank control. Eléyìí yóò fún ọ ní ìdarí èyí tó yọrantí. Of your finances. Nípa ètò ìṣúná owó rẹ. And help you to eliminate money worries from your life. Ìrànlọ́wọ́ láti mú kíkọ́ mi nípa ọ̀rọ̀ orí náà kúrò ní ayé rẹ pẹ̀lú. What is money management? Kí Bí a ti ná owó ní ọ̀nà tó tọ́. Money management. Ọ̀nà tí a fi gbà ná owó ní ọ̀nà tó tọ́. Is the process. Òun ni ìgbésẹ̀. Of budgeting. Nípa títí àgbékalẹ̀. Saving. Àwọn bí a ti fowó pamọ́. Spending. Àti bí a ti ná owó. And investing your money. Àti bí a ti kó owó ní òwò. A poor person ẹnìkan tó jẹ́ òjòjì. who understands money management. tó bá mọ̀ bí a ṣe ń ná owó ní ọ̀nà tó tọ́. and does so correctly. tó sì ṣe dáadáa bó ṣe kó ṣe. will eventually become rich. irú ẹni bẹ́ẹ̀ yóò di ọlọ́rọ̀ tàbúwa. a rich person. ọlọ́rọ̀ ènìyàn. conversely speaking who does not know how to manage money. Bí òun bí will one day become poor. Here are some management money management tips èyí ni àwọn ọ̀rọ̀ nípa bí a ṣe ná owó tó lè ṣe ìrànlọ́wọ́ ẹni. that will help to solve your money worry. ilé tó ń ṣe ìrànlọ́wọ́ láti má ṣe kọmi nípa owó níná. number one. àkọ́kọ́. You must learn how to set up a budget. O gbọ́dọ̀ mọ bí a ṣe ń gbé àwọn ètò ìṣúná owó kalẹ̀. It is important for all of us to be budget conscious and budget driven. Ó ṣe pàtàkì fún wa mọ bí a ṣe gbé ètò ìṣúná owó wa kalẹ̀ àti bí a ṣe lọ wọ̀ ọ́. A good budget will enable you to know how much your in how much of your income you want to spend. Gbígbé owó ètò owó kalẹ̀ yóò fi hàn irú owó tó wọlé àti iye owó tó fẹ́ ná. on what you want to spend it. àti irúfẹ́ ohun tó fẹ́ ná owó òun lé lórí. if you help you to know how much you want to save. yóò fi hàn ọ́ láti mọ iye owó tó fẹ́ fi pamọ́. if you also help you to know how much you want to invest. bẹ́ẹ̀ni yóò tún hàn ọ́ láti mọ iye owó tó fẹ́ kó lé òwò ṣíṣe. it is important for every one of us to know how to set a budget. how to grow up a budget. ìwà láti gbé àti àgbékalẹ̀ bí a ti lọ owó. a budget is an important financial planning tool. àgbékalẹ̀ ó jẹ́ ọ̀nà ì ètò tó dára. It will help you to overcome money worry. Láti mú wa borí kíkọ́ mi nípa owó níná. When your life is budget driven. Nígbà tó bá gbé èso sí lọ́wọ́ rẹ̀ kalẹ̀. You are not likely to go broke. Irú ẹni bẹ́ẹ̀ kò ní sí àkókò àwọn fún. You are not likely to end up in debt. Irú ẹni bẹ́ẹ̀ kò ní wọnú ìgbèsè lọ. And you are not likely to find yourself spending money you did not plan for. Bẹ́ẹ̀ ni o ò ní gbára rẹ̀ ní ìdíndọ̀ owó ní ọ̀nà tí ò tọ́. With a budget. Pẹ̀lú àgbékalẹ̀ owó yọ. You plan your income. Ó ṣètò iye owó tó wọlé. Around your important needs pẹ̀lú gbogbo àwọn ohun tó nílò tó ṣe pàtàkì. and expensive. àti àwọn tó ṣe lówó jáde. such as rent. gẹ́gẹ́ bí owó ilé sísan. school fees. owó ilé ìwé àwọn ọmọ. and personal and, and family care. àti àwọn owó tá a lọ sí ara ẹ̀ tàbí tọ́jú ẹbí pẹ̀lú. It is not enough to set up a budget. Kì ṣe pé láti gbé ètò ìṣòwò kalẹ̀ nìkan. You must stick to your budget with discipline and determination. O gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àgbékalẹ̀ owó rẹ̀ kó sì tẹ̀lé gbogbo ṣe bó ṣe ṣe. Number three, ìkẹta, you should cultivate the habit of saving as established in your budget. O gbọ́dọ̀ fún ìwà àti ajé fowó pamọ́ gẹ́gẹ́ bí o ti gbé e kalẹ̀ ní ètò ìṣúná owó rẹ. Don't ever eat all your tea. Má ṣe jẹ gbogbo owó rẹ pátápátá. Also, Back on now, we advise you to invest a percentage of your income. a gbà ní ìyànjú pé kó o mú kó o fi nínú apá kan ní àwọn owó tó ń wọlé fún ọ. When you draw your budget. Nígbà tó bá ti gbé àti àgbékalẹ̀ ìdílówó rẹ̀. You have determined what you want to spend. Tó ti pinnu iye owó tó fẹ́ náà. What you want to save. Oye owó tó fẹ́ ti pamọ́. And what you want to invest. Àti owó tó fẹ́ ti ṣòwò. It's also important. Ó ṣe pàtàkì jọjọ. That you set a portion aside. Pé kò yí akẹ́kọ̀ọ́ sọ́tọ̀. For what we call miscellaneous or contingency. Èyí pè ní owó tó yẹ pé èyí lè sáré fowó gbà ní ìgbà tí. So that if something unexpected happens. Nígbà tí àwọn nǹkan You are not Where is the Lord God of Elijah? Níbo ni Olúwa Ọlọ́run? Arise! Advertise your glory in my life. Polówó ìfòlé ọ̀dẹ̀dìjọ ní orúkọ Jésù. Advertise your glory. Polówó òkú rẹ̀. Use my life to advertise your glory. Ìwà ayé mi láti polówó òkú rẹ̀. In the name of Jesus. Ní orúkọ Jésù. Makaposetende yana. In Jesus' name we pray. Ní orúkọ. Where is the Lord God of Elijah? Nípo ni olúwa. Advertise your favour in my life. Olówó ojú rere rẹ̀. In the name of Jesus. Ní orúkọ Jésù. Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà.